àhámù àti yáàmùsù àti háàmùsù ọ̀yá. Wàtàbílá rẹ̀ ìfẹ́ àbáyé. Àwọn akẹ́kọ̀ọ́ ipò àwọn ọ̀dọ́kù láíláí fún wọ́n tàbí tó ń hùwà rẹ̀. Àlámọ́nà aláàánú rẹ̀ fẹ́ láàárẹ́ ní. Àláàfin ọlọ́wọ́ máa bá àdàbì ló wà tàbí tọ́wà fi ilẹ̀ sí ìjọ ọ̀nà ọ̀rọ̀ ìdára tí wa ní. Ìnà ànábì náà látàwọn àjẹ́kàrin lórí ìyàwó àtọ́mọ ẹ̀sẹ̀ gbọ́. Ìlàwó mi nígbà àti náà lè mọ́ ní. Àbọ̀ ọlọ́run ó ti sùúrù ní jágbà. Ọmọ àbí wá sí náà àpọ̀ sí. Àwọn ìgbà fún wọn tẹ wọ́n tẹ ìwúlò ni wọ́n fún mi lọ. Wọ́n ìlànà sí yàkí ìlà ìbòrọ̀ yìí. Wọ́n ní ìgbà nínú àwọn ọjọ́ mímọ̀ ìhálì yìí mímọ̀ ìláàkì yìí mímọ̀ ìrọ̀sẹ́sì ó náà tọ́ ní ara lọ́wọ́ àwọn ìgbà tí lọ́wọ́ lọ. ìsìdá àrọ́pà òbí kọjú ní sẹ́lí. àmẹ́yìn wọn àfi ọlọ́run pé ọlọ́run ó dé wọn ní gẹ́gẹ́ ní ní ni a fi ìwà kọ́ mi máa dára àtàwọn ọlọ́run. ìlónà pé kí ó ṣe dá ní nǹkan Bàbá mẹ́rin àìmà ẹlẹ́bọ̀ ní olú. Bàbá mẹ́rin àìmà ẹlẹ́bọ̀ ní ọlọ́gbà ní. Ní máa ń mẹ́rin ní máa ń ta ìrẹ́kùn gbogbo. Ó ní máa ń ta ìrẹ́kùn gbogbo ọ̀rìn. Àìmà ẹlẹ́bọ̀ bẹ̀rẹ̀ lórí bàbá rẹ̀. Ǹjẹ́ òjíṣẹ́ fún bàbá ti ẹ? Ǹjẹ́ òjíṣẹ́ fún bàbá ti ẹ? Òjíṣẹ́ fún ìyá rẹ̀? Òjíṣẹ́ fún ìyá rẹ̀? Òjíṣẹ́ fún ẹ̀gbọ́n rẹ̀? Òjíṣẹ́ fún àti rẹ̀? Òjíṣẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ ní? Ṣé yóò Wọ́n tó wá gbogbo bá wọ́, wọ́, ọ́rin ní ìṣẹ̀kí mú. Òkèrè ìká rẹ̀ bá fi mú ọgbádùn wọn. Àtàwà ńlá àní òun ti fi rí ilé ìfẹ́ kí mú pé wọ́n wá kó èrè lọ́ta, wá lọ́ta èrè lọ́jà. Bàbá rẹ̀ ní ìrè látàrí wá kó lọ́bá kó ọjà lélé. Ẹ̀rẹ́bẹ̀rẹ́ bá gbé èrè ní bá gbé ẹwà ọjà ìrìjú, ẹwà ọjà dánù, ẹwà ọjà gbágbò, ẹwà ọjà wàhálà. Àwọn èèyàn lọ sọ fún bàbá rẹ̀ pé ọmọ ẹ̀ tó ní ọ̀ta èrè ọkọ̀ tí wí

bẹ́ẹ̀ la ó kó ìlà fún òkun ò níta òsà yíó. Gbogbo ìdàgbẹ́ta tó bá mẹ́jọ lọ́gbàwà láwọ́ àní òun dídí rí. Ìjọlọ́pọ̀lọ́dọ̀ Ibrahim ní bá yé bí ọmọ yóò mú ọmọ yóò mọ́ ọmọ kò fẹ́ kọjú wọn. Bàrọ́ ọ̀gá ìlà àárín àti ìbàbọ́là alátàkùlù. Tọ́lá wà lọ bá àwọn òsà bí ilé òsà, jẹ́ bí fẹ́ sáàtì ni, yàgbó òsà síbẹ̀, ọwà lọ rẹ̀. Tọ́wà lọ bá àwọn òsà wí tẹ́ mú yẹ ni, tẹ́ lè yẹ mú ni wọ́n fi kàndọ̀ wọn mú àwọn ọ̀sọ̀ orí sọ̀rọ̀ alábùn láti ẹ̀sìn kó ẹ̀rọ ní ìgbà wọn ní ọ̀rọ̀ ìgbẹ̀rẹ̀ bá ń fi ẹ̀mí ìgbà ń gbà wọn ní ti ń ní fún orí sáhùn bá ti bá ló ilé ìyẹ̀ sípò wọ́n dájú kọ àdúgbò Ibrahim àfi kí ló dé tó ọ̀rẹ́ ọ̀lá bá bodò làmà tẹ́ nínú ìlú

ẹlọ kọ́lé fún mi láti yí dáadáa fún mi. Ẹlọ ọ̀sẹ̀ ìkí tí àwọn ọlọ́ ọ̀sẹ̀ ìkí gbogbo òbí lọ́sẹ̀ ìjọ ọkọ̀ sẹ́ni tí ọ̀sẹ̀ ìjọ náà láti ìjìnà. Wọ́n rò pé káwọn tẹ́tẹ̀ ohun rẹ̀ káwọn ọkọ̀ alẹ́ ni. Bàbá àrìnà òun rẹ̀ àti ọ̀pẹ́ wọn kì í rò pé wọ́n máa wò lọ́rọ̀ àdọ́gbà àdébìbọ̀lá ní ìwọ̀n ti fi náà. Ó kú lára náà rò kú ní Bàtẹ́mọ́sọ̀lá iná ń jò níta àmọ́nú rẹ̀ ògbóná iná ń jò jí ẹ̀ẹ́fin náà jẹ gbogbo àwọn tó dáná ọgbádùn ẹ̀ẹ́fin náà jẹ gbogbo àwọn tó dáná ọgbádùn ìjẹ́jú alẹ́ ìbáyẹ̀wẹ̀ sí náà ọlọ́ọ̀nà ìmọ̀lẹ́ nípa ń gbádùn dáadáa ń gbóná inú náà tutù ee wọ́n yà náà wọ́n asfàlì náà afẹ́sàlì náà àwọn ni wọ́n sọ tẹ̀lé ìrẹ́ mọ̀ sọ Ìgbé ìyàwó lára wa, ọ̀pọ̀ ọ̀pọ̀ jákàlára tó jákàlára tó wọ́n máa ti fún ọ̀ nígbàtí ó gbé fún ọ̀rọ̀. إلى ربنا عليم Ẹlẹ́gbàá ní máa jẹ́ nínú náà fọ́wàá lórílọ̀ ọmọ ṣẹ́gun ní tí wọ́n kú olú yìí, ń lọ ọ̀lọ́lọ́wọ́ máa mi wọ́ ọlọ́run lọ ọlọ́run pọ̀dà pọ̀nà mi, àwọn èèyàn yóò lè máa gbé, kọ́ bá gbélé kan láwọn ẹlẹ́bọ̀ olókún bẹ̀, àwọn olóòsà, jáde ń bẹ̀rọ lé ní ọlọ́wọ́ kan gbogbo ìjọba ọlọ́run. Ọlọ́run ti dáadáa fún mẹ́tẹ̀ nínú ẹ̀sìn ẹni rẹ̀ ẹjá tọrọ ọlọ́run tàwọn náà lẹ́nu ẹjá tọrọ ọlọ́run tàwọn náà

Kọ́ọ̀lá ya abáti inú àrẹ́lá àtọ̀ ọmọ ẹgbẹ́ láàrín ọmọ láàrín ìjọ́lọ́pọ̀ ọlọ́dẹ̀ ni ó ṣe ọ̀tẹ̀lẹ́ ìlú ilé ìdáàrùn-ún ọmọ tí ó gbó bàbá rẹ̀ lẹ́nu wọ́n gbó bàbá rẹ̀ àkókò bàbá rẹ̀. Wọ́n gbó bàbá rẹ̀ àkókò bàbá rẹ̀. Òdí ààrẹ ní sáyé. Òdí ààrẹ ní sáyé. Ọmọ tó ń pé mú sí bàbá rẹ̀. Ọmọ tó ń pé mú sí bàbá rẹ̀. Ọmọ tó ń pé mú sí bàbá rẹ̀. Ọmọ tó ń pé mú sí bàbá rẹ̀. Ọmọ tó ń pé mú sí bàbá rẹ̀. Ọmọ tó ń pé mú sí bàbá rẹ̀. Ọmọ tó ń pé mú sí bàbá rẹ̀. Ọmọ tó ń pé mú sí bàbá rẹ̀. Ọmọ Wọ́n tẹ́ ní ìrànlájẹ gbàgbé òní, wọ́n tẹ́ ní ìrànlájẹ gbàgbé ọlá, ìrìn ìṣẹ́gun olúwa mi, ìrìn ìṣẹ́gun àti mi, ìrìn ìṣẹ́gun bàbá mi, ìrìn ìṣẹ́gun ọmọ. Ìrìn ìṣẹ́gun bàbá mi, ìrìn ìṣẹ́gun ọmọ. Ìrìn ìṣẹ́gun bàbá mi, ìrìn ọmọ ìsìnlẹ̀ alágbàgbọ́ fà wọn wọ̀tánlá orí ìjẹ̀bí ní wọ́n fẹ̀gbẹ̀ rẹ̀ ilẹ̀ fáwọn òdòǹgbò rẹ̀ Àwọn akẹ̀kọ̀ọ́ rẹ̀ lọ pé ha, ó ti pọ̀ mọ̀ rẹ̀ lóòtọ́. Wọ́n ni lọ jẹ́ ń tàrú rẹ̀. Ìmọ̀ ọ̀dẹ̀ lọ́wọ́lẹ̀ tó mú rẹ̀. Ní àtàrà ìkálẹ̀ nìrí mọ̀ sí ní. Ó rí sáàtì mọ̀ láyé àtàwà ọmọdé mọ̀ Akéèyàn ọpọ ọmọ rẹ̀ gbọ́lọ̀ fún ìgbà láti pa àdéhùn tó ga ní ọ̀gá náà tó lọ ń gbé pọ̀ ọ̀nà ọ̀gbà lọ́ta títí yìí ó ti kú lọ́dọ̀ ọlọ́lọ́lọ́ sí ìgbà. Adéhùn ayé àgbà tí ẹ̀. Ajẹ́rà ya fún ẹ̀rà àgbà tí ẹ̀. Ó jáde ọlọ́ni ẹ̀mọ̀lá ìràkúnlẹ̀wọ́ àpò ojú ọmọ tí ó ń gbé lọ́nà ìsinmi ọgbé wá àwàrí ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìsúnmọ̀ Wàtàrá ti náà alẹ́ ìrìnlẹ̀ kìí. Àwọn ọmọ ìyàtọ̀ máa rẹ̀ àbàbá ìbúráìmà ti yàwó rẹ̀ á fi ṣe ogun ẹjí ń bọ̀ lẹ́yìn. Bàbá àwọn ìrìnlẹ̀ ìbúráìmà.

كذلك نجزي المؤمنين إنه من عبادنا المؤمنين àtọ́mọ́ rẹ̀ nínú àwọn ẹrù wa mọ̀mí ní wọ́n bẹ̀rẹ̀. Ọba ṣàrìnà òfin dáàtọ̀ nẹ̀bí yà Ìwọ̀ ìyá lé tí wọ́n náà ṣe ṣúrù tó ọ̀kára tó bínú ìwọ̀n náà gbà àwápọ̀ náà ní ìjẹ́ àkà. Wà bá ara ti náà lè yìnwà láìjẹ́ àkà. Afúnlẹ́lù Mẹ́ríkà gbogbo ìjẹ́ àkà ní Ísírẹ́lì àwọn lóbi ńlá láyé lómi tọ́ka ya ni pàbí orí yá sí máa mọ́ ti náà nínú ọmọ ìsúnlẹ́lá ẹni rẹ̀ mẹ́mẹ́ nínú ọmọ ìjáàkà ẹni rẹ̀ mẹ́mọ́ àwọn tọ́ọ̀lì ọ̀rùn ìmẹ́ ọdún ìmọ̀ orí àwọn ọmọdé Àbàdá òkè mú tàbí àrùn ẹ̀lá àgbẹ̀yàwó rẹ̀ wọ́n pa wọ́n pa púpa wọ́n tẹ wọ́n ṣe kú sẹ́nì kan ní jíjẹ ọlọ́pọ́wọ́ ní ṣòro. Ẹjọ́ ìrìnà ọmọ ọ̀pọ̀ ọmọ ẹ̀mìnà ẹ̀lá sí làárí. Ọmọ ọlọ́rin lápàdà kó yọ aláwọ́n bí àtẹ́wà tí mo sí ọlọ́run láwọ́n bí ọ̀nà ojú àti àjọ́ òòrùn. Ọlọ́rin àwọn bàtà ẹ̀rọ ọmọ ìgbẹ́rí. Àwọn ọlọ́wọ́ padà borí wọ́n tẹ́gùn ọ̀sán lọ Gbogbo ọkọ̀ wọn ọ̀pá lẹ́lọ́pàá wọn ló kọ̀ ọ̀rẹ́ ọlọ́run pàwọn náà rẹ̀ wá dára kí náà àlẹ́ ìmá bí ààfin. Àwọn orí àwọn ìjọ Jésù ọ̀pá ìjọ mọ́ àrùn àlàáfíà kọ́ máa bá ogun fọ́mìlì wọn. Iná bábá àríkà Nàìjíríà ìbọ̀ sí ní Iná ọmọ mi ní bá àdìnà ìmọ́ mi ní ìlà. Ó gbà ní ó gbà fọ́lọ̀ púpọ̀. Wà ìlà ilé àtàlà nínà ìmọ̀ ìfẹ́ni. Ó gbà níbi ìyá àtùn Àtàdàwọn ọ̀nà báyìí. يكون أحسن الخالقين Ẹ̀ṣẹ̀ ọ̀fẹ́ yìí. Àtọ́dàrún náà àṣánà ẹ̀kọ́ rẹ̀ Àwọn ọ̀fẹ́kùnrin wà ní àkọ́kọ́ lẹ́fílẹ̀ lẹ́ẹ̀sìn. Àkọ́dàrún bá إنهم لمنظرون gbogbo ilá àtàkù síwájú ọlọ́lẹ́ ti kéèkì. Ilá ìrìnàdà ọmọ ìlú ọ̀rọ̀ ẹ̀rọ tó wọ́n tó lè mímọ̀ nìkan ni òun ti kéèkì. Wọ́n tàrá fi náà lè ìbílẹ̀ àbí ìrìn. Àwọn ọmọ jẹ́ ìtàlá

Ìyàwó olútù náà sọ́kọ́ tapọ̀ olútù a máa kó lórí ìjàmbá ìyàwó àti àwọn oníkìnú ìyàwó. Láàájú ta fi lè kàbìrí. Ọmọ ìrà ń gbó kan ní ìbẹnu olè rẹ̀ sí ìbẹnu àwọn àfèrè. Ọmọdá márì náà ìrìnlẹ̀ àgbàrí. Àjẹ́bí àwọn àfáà máa ṣe jàmbá yọ́ tààrà rẹ̀ lérí ibú àtọmọ àfáà tọmọ tí ó kí ọ̀bá tó dédé. Ìnàkó látẹ̀mọ́rùn-ún náà lè yìí المسلمين وبالليل أفلا تعقلون Ọlọ́run àdábì tó ti sọ fún ìyàwó rẹ̀ pé ṣe kan ṣe kan táwọn àwọn ọmọ kéwà àwọn tí ó ṣe gbọ́nà bá dé ìyàwó náà wà dáná nínú ilé yóò sọ fún ọjọ́bọ́tọ́ tó bẹ́ẹ̀ tí iná bá ti déta àwọn alé rẹ̀ níta àwọn kèrè yóò wà mọ̀ pé àwọn àlejò ti wọ́n wà kó àdákà níwájú ní wọ́n máa bá wọn kùnrin àwọn àwọn sọ ọmọ bá ọdẹ máa anábìnú agbẹ́ ìkọ́ ọmọbìnrin ilẹ̀ ìbásùn ọkùnrin ilẹ̀ wọ́n bá sùn àwọn ọmọ mẹ́ṣẹ́ orílẹ̀ pé wọ́n àwọn tí máa bọ́kùnrin lò àwọn ìyàwó ti sọ̀pọ̀ náà lè ti tàbí aláwìgbò obìnrin àtàláwìgbò ọmọ tí ó ẹmọ kẹ́kọ̀ọ́ mẹ́ọ gẹ́gẹ́ náà látúnsọ kí yọ́ tẹ̀lẹ̀ náà wọ́n bọ́lọ̀ ẹjọ́ náà lẹ́bìnú ẹni tó bá jẹ́ ní tèmi ẹ̀tẹ̀lẹ́ mẹ́kálọ́ lọ́lọ́tọ̀ ohun tó lè fi yíkò tètè kóòlù lálẹ́ yìí kóòlù lálẹ́ yìí àwọn tó bá jẹ́ tẹ̀kọ́ tẹ̀lé ọ àwọn èdè lóṣù bá ní ẹ̀ká lọ àwọn tí ó tẹ̀lé bá àwọn kàwárí rọ́ ní ọ̀hún ìhà ìlú lóṣù gọ̀ọ́yẹ̀ nígbà tí bára wa tòṣù lọ́tẹ̀lẹ̀ wọ́n á sọ sí kéré jù ọlọ́fẹ́ ìyàwó náà ló ń bọ̀ ní ìgbàgbọ́ pé onítẹ̀lẹ̀ ò wà tó ti pé ìta ìkọjá tán ẹ̀mú ti mú gbogbo ọmọ rẹ̀ wọ̀nyí lọ́mọ àwọn ọjọ́ àwọn ti kọjá lọ ẹwà tó yá ní ilẹ̀ tó kírù ilẹ̀ wa mú wọn ò lè ká mọ́. Fọ́dá mọ́rúnà àlémi mùsùlùmí náà. Wọ́n iná yóò rúnà nínú ìmọ̀rùnà ní ìlà. Ọkà náà ni yóò rúnà àwọn ọ̀nà ti pẹ́. Ilé àbápọ̀ ilé ní pólítì ìbàjú. Wọ́n á ṣe pé wọ́n fẹ́ tó ṣe pé láwọn èèyàn rẹ̀ fún àwọn ilé ọlọ́wọ́n pa sí lára ni. Ni yóò pẹ́ lọ́wọ́ jẹ́ ajọ́ yóò lòun ọ̀yàn ìjẹ́ kó lè ṣe sùúrù kò tí ṣe sùúrù ọba tí àbáta ilẹ̀ ìpolítì lọ́gbà lọ bí ọkọ̀ omi kó mọ́ bá parẹ́ mọ̀ ọ̀yà. àwọn olóko omi ń dání lẹ́sẹ̀ tí ń bẹ ní àyè. àlẹ́bí inú wa náà sáré ẹlọ́gbẹ̀ẹ́ tí wàá tẹ̀sí mo bínú kó lù. ọ̀la ẹ̀lọ́gbẹ̀ẹ́ ló bá ti lọ́gbẹ̀ẹ́ wáyé olóò lẹ́jọ́ bá pè mí anábì yóò sàwá ní àà tí ń jíṣẹ́ wọn lọ ìmẹ́ wá tún lẹ́jọ́ tún pé mi à láìlá ilá àìsà ìní ẹkùn tó mílẹ̀ sọ́wọ́ ìmìnà ajẹ́ pé mo ti nú bí wọ́n àbá tó ń bínú sọ́kọ́ tó ń bínú tó lè fọ́lọ̀ wọn bá bínú kí ó sì ọlọ́run bínú ọlọ́run bá bínú lọ́kọ́ nílé nínú sàkínú jọ́nà ọlọ́run òbínú làwọn bá ní àwọn tọrọ dájẹ́ ọlọ́run ní mo borí yìí nínú sàkínú jọ́nà ọlọ́run dájẹ́ àbíkájíṣẹ́ ìpẹ́ ẹwẹ́ ẹwẹ́ ìjẹ́ta jẹ́ ilé wúwo mo kéwú ọmọ náà lé kí wọ́n lọ́wọ́ kọ́ kéwú lọ́pọ̀ ọmọ náà lè ìmẹ́ ilé ìwé ilé ìwé òkátà òjò ọ̀dánù tẹ́lù ní bí ọ̀bá ta ìdàbọ̀ tó pẹ̀ òun kò ní mú ọ̀láwọ́lá aláwọ̀ kan lọ́lẹ́lá lọ́wọ́ bá ti rí wọ́n ní ìrìnàgbẹ́ ọlọ́mọ dájì mi ọdún wà ní kàmọ̀ ọ̀hún mà zalamtu ẹlẹ́sẹ̀

tí ẹ̀bá pẹ́nu ilé ẹ̀mọ̀ yóò tẹ̀bọ̀ àdóyìn tó àpẹ́nu ẹ̀yà ọ̀dẹ̀ kí náà níbá ó di àyípadà ó ti di lólòló lọ́wọ́ afẹ́lẹ́ ọ̀tẹ̀lẹ̀ dédé lọ́bí ẹni ọ̀tẹ̀ lọ sí ìtùlé ọwọ́ ọ̀tẹ̀ kí wọn ní wọ́n ń gbé kìí lérí ìtẹ́lẹ̀ wọ́n ń bá gbọ́ ọ̀tẹ̀ lápàá rẹ̀ rí ní rí kó lè rù e, kó fà ẹnẹ́yì ó lè sẹ́kọ́ ní stamina àwọn vitamin náà látara ju méjì ń jẹ́ ìdí ọmọ ẹ̀jẹ̀ padà ògì padà eégún lágbára padà. Wọ́n àrìbàlì náà wí láàrin láti àrífẹ́ àwọn òyà ní ìlú. Àwọn arìnrìn ni a ta àrífẹ́ 100,000 àwọn èèyàn. Bàná àríyẹ̀ ti gbìmọ̀ òjì bẹ́ẹ̀ náà lọ. Àwọn tí àtàwọn ìlú náà lọ́nà ìlú ìlú àti wọn tọ́lá gẹ́gẹ́. Agẹ́gẹ́ ní ti rí Ah, hundred thousand péré àwọn yẹ̀ sí kí wọ́n lè báyá wọ́n sí ló ń kàdí. Fàábànú bára sáànà ohun ìlàrí. Àwọn padà wá gbọ́rọ̀ gbọ́rọ̀ sáànà ìlàrí.